الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين أتقفوا الله سبحانه وتعالى أترى لكم كياتقفان أبو محمد صلى الله عليه وسلم ibiti àti joni wípé afáǹṣàlàyé fún ẹgbẹ́ tó bá bèèrè lọ́wọ́ ìwọ mùsùlùmí pé kí ni àwọn oníranìran ìjọsìn táà gbọ́dọ̀ gbé fún ẹlùmí ní dẹ́yìn ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala àwọn ìjọsìn tó ṣe pé tó bá ti gbé fẹ́lùmí dẹ́yìn ọlọ́wọ́ bá èyí ti jẹ́dẹ́kù nínú ẹ̀sìn Islam wọ́n ni wa min alwa'iha addu'a nínú àwọn onírànìyà ìbádà yẹn òun náà ni addu'a òun náà ni ma ṣe addu'a gẹ́gẹ́ bí sọ ní Qur'an ọlọ́wọ́ ni pé waqala rabbukum ud'uni astajib lakum ọlọ́wọ́ bá ń sọ ní Qur'an ọlọ́wọ́ ni ud'uni ẹ pè mí ọlọ́wọ́ bá astajib lakum ma a sì dáyín lóhun innal ladhina yastakbiruna an ibadati ṣẹwàrá wọn tí wọ́n ń ṣe gbéraga tánwọ́ láwọn ní pè mí ọlọ́wọ́ bá wọ́n ṣe mútúmútú jahannama dakhirin àwọn ilé yóò wọ iná lẹ́ni yẹpẹrẹ ni so ayà yìí jẹ́ kó yé wa wípé ọlọ́ọ̀bá ń pàṣẹ fún wa wípé a ní ẹmọ́ pè mí níṣẹ́ a dẹ̀ ti sàlàyé láwọn ìjòkó tó kọjá nípa àwọn ẹ̀kọ́ wù láfin pè ọlọ́ọ̀bá nítorí ọlọ́ọ̀bá sàdéhùn fún wa bí pé ẹbá pè mí wọ́n dà inú àwọn mẹ́nubà àwọn ẹ̀kọ́ ta nídì láti àwọn tónù bó ní ẹsẹ mọ́ ń sàdúwà kí n pín yóò kàlìdí ma pàwí mọ́lọ́wọ́ bá pé ṣe fún mi ṣe fún mi ṣe fún mi gẹ́gẹ́ bí àwọn ará ọ̀dọ̀wà ẹlọ kanú Kùrán dada ẹgbẹ̀rún òjíṣẹ́ ọlọ́ba sí wọn pẹ̀lú ọba bí kulli tawadu'in wa tadallulin mú ma pẹ̀lú ọba pẹ̀lú gbogbo ìyẹpẹrẹ ara ẹni tẹ́fì pàwọn ilé nǹkan wu wọ́n ti tán síwájú Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala wọ́n ti ní ìgbàgbọ́ pé gbogbo kọ̀ọ̀rọ̀ mi àtàsírí mi Ọlọ́hun Ọba mọ̀ gbogbo tí mo ń fẹ́ Ọlọ́hun Ọba nìkan sí lórí bí abùkátà mi àwa mú àpẹẹrẹ wá ànábì Yunus nígbàtán wà nínú ẹja nígbùbẹ̀yẹ ẹgbọ́ sí pé ọlọ́ọ̀bá subhanaka inni kuntu minaz zalimin la ilaha illa anta subhanaka wọ́n kọ́kọ́ ti rububiyyah àti ilahiyyah ọlọ́ọ̀bá ọlọ́ọ̀bá wọ́n nìkan lọ́rọ̀ mú gbọ́wọ́ nìkan lọ́ọ̀bá kò sí pàǹsápàá mú ọlọ́run alábòsí èyàn ní mo ti ṣàbòsí mo ti sin tí ò dá ọlọ́run dẹ́ẹ̀lá ẹwà nẹ́bí Zakariya ẹwọ bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ nínú àwọn nẹ́bí ọlọ́ọba tẹ́bà ka Qur'an èyí ó ráwẹ̀ ọ̀pọ̀ta fi ń ṣe dùá gẹ́gẹ́ bí a tún sàlàyé fúnra wa wípé dùá náà kọ́ ó tún gba sùúrù kéèkéé yóò sàbíwá pé ọlọ́run 2 o'clock gangan lè ní ọlọ́gbọ̀sí kí ní fún mi tó bá tó kódà a tún ajé yíwa pé nínú àwọn mọ́jẹ̀mú dùwà ní pé al-ilha'u al-ilha'u fi dùwà kíyàn tẹ̀m̀pìlẹ̀ mọ́ dùwà kíyàn pé yóò ṣe lẹ́ẹ̀kan ó ti tán oye ma ń ṣe lọ yẹn ma ń ṣe lọ yẹn ma ń ṣe lọ ní àwọn ètò ń ṣe wọ́n mọ́ tọ́lọ́ fi dí fún ọ wọ́n náà ma ẹ̀rámọ̀ kan pẹ̀lú ẹ̀kọ́ ọlọ́run à kí ẹ̀rámọ̀ kan díẹ̀ jẹ́ pẹ̀lú ẹ̀kọ́ pẹ̀lú dùá tí ìbá sí sùúrù ọlọ́run padà sílẹ̀ pẹ̀lú fún ẹ̀nà ọlọ́run tó wọ́n ai òun gangan ni hakikọtu al'ibada tó jí gáwọn ibada tó pọ̀ lẹ́fù rí pé tẹbánikẹ ma wo tọ́lọ̀ masu nípa ẹbọnu Qur'an ọlọ́mọ ń sábà lo dùá dùá dùá because ibi dùá yìí ibi lọ́pọ̀lọpọ̀ ti ma ń ní kó sẹ́bọ̀ ìdídẹ̀ ní pé ọmọ nẹ́bí Adam ni wa a ma bukata àwọn bukata ti wọ́n pọ̀ lọ́wọ́ wagẹ́ so a fẹ́ ní bukata sí ká pé ká wá bá sí bí a bukata yẹn so kíní nǹkan àwọn èèyàn wá lè ṣe sùúrù tó má ti pẹ ọlọ́bàá díẹ̀ báyìí wọ́n tún kàn tó lọ máa fa nǹkan mí ní nẹ́fìrí tó bá ti fàyà aláwò ó tún mọ̀ fàyà àyàṣẹ́ ó mọ̀ fàyà àyàṣẹ́ kàkà tó bá ara wù ìgbà tọ́lọ́bàá sọ Qur'an nípa ànábì Ibrahim àti bàbá ó ní wà a'tazilukum wà ma tad'una min dunillah wà ad'u rabbi ó ní Ibrahim gbà tó padà ṣe dáwà tí bàbá takú pé in lẹ́kùn mọ́ wo in se olóse wo igbá wo ọmọ ní tọ́ bàbá mi tọ́ èmi ó padà pàyín ti báyìí ni o wà ma tad'una min dunillah àti tẹ́ ń pè ẹ̀ ó ní tad'una ní tẹ́ ń pè fún bukata yìí ní dẹ́yìn ọlọ́run tó ẹkọ́ ìjọ́kẹ́ mọ́ pé ọlọ́run àwọn òòsà tẹbá rántí ibi tó ti bèèrè ọ̀rọ̀ ó ní pé lima ta'budu ma la yasma wa la yubsir bàbá mi kí ló lẹ́tẹ̀ ń jọ́sìn fún ìjọ́sìn kí ló tẹ̀ ń gbé ìjọ́sìn ọlọ́run tí ń ṣe dùá kí nìdí tẹ́ fi ń gbé ìjọ́sìn ọlọ́run fún tí ò lè sọ̀rọ̀ tí ò lè rí náà in tí ò lè kò sí ìbáyà bí ó kàtà wọ́n sọ sáàdì kí tọ́ bẹ̀tẹ̀ tí wà lẹ̀ ní fi ìjọsìn lẹ báyìí wà àtẹ̀zílùkùn èmi ó ṣe ìtìzálù èmi ó pàyín tí wà má tẹ̀dẹ̀rúnà àti ń tẹ́ ń pè min dúnìlá wà á dì rọ̀rọ̀ bí ọlọ́ba tèmi lè mímọ̀ pé ní mọ̀jọ́sìn tí ó báyà ẹ̀dẹ̀ ni dùá ká lọ síwájú òsà tó ìwọ òsà yìí dákun gbogbo bùkátà mi mo ti kó lé ọlọ́wọ́ kò sí ẹ̀tọ̀ nínú kó lọ síbi òkúta àti kó lọ síbi igi gbogbo everything ìtumọ̀ la ilaha illallah ní pé gbogbo tó bá ti yàtọ̀ sọ́lọ̀ ọba ó gbọ́dọ̀ ọlọ́ni kan wà lọ́tọ̀ ẹ̀yìn yókù wà lọ́tọ̀ but kí wọ́n ń ṣe èyàn lèmi wọ́n ń jọ́sìn fún àìmínú màláíkà lèmi ń sin o kódà tí má ti fẹ́ nǹkan ikà pé màláíkà tó súnmọ́ Ọlọ́run dákùn ìwọ́nù mú ń pè fún bùkátà yìí bá ń gbìlọ sọ́dọ̀ Ọlọ́run ẹbọ náà ni alkufru millatun wahida so ìgbé ìjọsìn yẹn fẹ́lómi dẹ́yìn Allah ohun gangan ń pè ní ẹbọ so èyí tó dẹ̀ kọmọ̀ jù ní dùá láfún máwọn example aláwùjọ àwọn examples táwọn yà ń kó sí so that wọn náà lè bàbà kí mìíràn ti kó sí lè yíò a mọ́ máwọn ọ̀rọ̀ wátáwọn yẹn máa ń sọ tó jọ ẹbọ nínú àwọn àpẹẹrẹ ta ma fi ń sàpẹẹrẹ fẹ́lẹ̀ ìdáadáadáa táà sì ní yé mọ́ ma fi sàpẹẹrẹ lókùnmọ̀ tẹ́ ìbá ṣe rí láwùjọ oníníkà yẹ ma pé ya Rasulallah khudh biyadi wa tadarakani fa anta abi omi yẹ bó ṣe dùn tó bá yẹ ṣe ma ń kọ́ tó lẹ́nu kò fẹ́ sílé kí ìgbẹ̀tí wọ́n bí orin èyàn wí dàgbà ní ìtùwẹ̀ pé ya Rasulallah mú ń pè ìwò jísí ọlọ́wọ́ bá àbí èyàn tó jẹ́ gọ́ ibù tí ò sí ibi tó wà ẹbọ ni ìdí ni wípé ò ní pé tí ìbá ń ṣe pé ò nígbàgbọ́ wípé ibi tó wà lọ́run náà ó nímọ̀ kọ̀kan tí ń ṣe ọmọ ọlọ́sì ni alimul ghaibi shahada wa indahu mafatihul ghaibi la ya'lamuha illa hu nínú suratul Luqman ọlọ́run ní òun ló ó wá rí sínú odò kò sẹ́ni kankan bẹ̀ irúbẹ̀ yẹn kọ́ ó tùwà nínú problem yóò fẹ́ ṣe dọ́á so irúbẹ̀ yóò fẹ́ ṣe ìsìtẹ̀kọ́ta èyàn tí ó là kọ́mọ̀ ní pé ìwọ Ànábì ṣàánú mi ìwọ ló kó sí ni wípé kò yẹ kó lè pè ń bẹ̀yẹ sallallahu alaihi wasallam wọ́n pè wòlí ya wòlí ìwọ wòlí ìwọ wòlí àbí kò wá pè wòlí ó wọ́n pè nìkan tó ṣe pé òun wà láyé ń tiẹ̀ òun tiẹ̀ wà láyé àkọ́kọ̀ sí bíbí ilé ní ṣéwù wà ṣéwù ti sọ fún pé tó bá ti kó sínú ṣòro báyìí máa fa ọkọ̀ mi ni gẹ́gẹ́ báwọn afáà sún fi ṣe máa fáwọn mọ̀ rídíwà bá ti máa Ah, ọmọ náà sì tẹ́sẹ̀ gbogbo ní òun bá tẹ́rì wọ́n ni ma fa ya bastọ́mí ya bastọ́mí ya bastọ́mí wọ́n ni bí ṣe ń fa báyìí ìsìn léfò lórí odò ìsìn léfò oní ẹ̀sìn padà rí lórí omi nígbà tí fa ya aláwò ní rẹ́ sómi ìgbà tí wọ́n fa ya ṣe hù bó ṣe léfò ní ẹ̀bí ṣe ń lórí omi ní ẹ̀ hákàtà yẹ fàálù na bèèrè ìbàdá ti lásì bọ́ sí sí pẹ̀lú ìbàdá táwọn ènìyàn àwọn ènìyàn lélẹ́yìn kí ẹ mọ̀ kọ́ àwọn ènìyàn lọ sínú ẹbọ pẹ̀lú àwọn ìtayẹrọ àwọn tàtí so èyí tó wọ́n pè ya Rasulullah kò sí ẹ̀tọ̀ nínú fi ya Rasulullah àbí ya Jibril àjìbìrìlù lè mú wọ́n pè o Jibril sí ló súnmọ́ lọ́wọ́ bánú àmàláíkà jù kódò gẹ́gẹ́ lórí àmàláíkà ni ya àbíkò mọ́ pé ya Ìsá mú ń pè wọ Ìsá ibn Maryam gẹ́gẹ́ bá wọn kírísítẹ́nì ṣe ń ṣe lè ní tí wọ́n ń pè Ìsá tán pè Jesus ní dẹ́yìn rọ́bà jésù kristi gbàdúwà wa jésù kristi a ní pé rárá ọlọ́run ẹkẹ́ ẹgbẹ̀ so ó clear rẹ bí ẹ ṣe jẹ́ ya Rasulallah ó gbọ́dọ̀ Allah ìdí ní fẹ́ ṣe kí nínú ẹ̀rọ àrọ̀tá yẹ mọ́ sọ pé kínágbé abdalkọ́dìrì ya ummal khairi látẹ̀nsì hàní àwọn kọ̀dìrí ya mọ́ gbé dáadáa èyí náà sí kọ̀dìrí ya dáadáa abdul qadir ya ummul khair la tansani ìwọ abdul qadir jilani ìwọ ummul khair ya ibn ummul khair ìwọ ummul khair la tansani mo gbàgbé mi dákun ó tún nígbà tó ṣe mọ́n wífáṣẹ̀ mí lè kí o ṣe máa ń gbáyẹ̀ ọgbọ̀ abdùlẹ̀kọ́dẹ̀rí látẹ̀ǹsá ni ìwọ́ abdùlẹ̀kọ́dẹ̀rí dákùnmọ́gbàgbé mi ó tún ọgbọ́ abdùlẹ̀kọ́dẹ̀rí mo dòpó ẹmú abdùlẹ̀kọ́dẹ̀rí máa jẹ jábọ́ gbogbo ilẹ̀ ẹbọ ni báyẹ̀ dẹ̀ ṣe ń wí káàkiri dàníyàn wọ́n tún fún agbọ́nù ramadan wọ́n mọ̀gbọ́ ìbádá lárí jà láàrín àìnú náà bí àwúnílá وكونوا عوننا بالله عسى نهضى بفضل الله هو أقول أغبى ويا أوتاد يا أغواث mú bẹ̀ sí mọ́ kí àwòtáàd mú ń kẹ́yìn àwòtáàd ẹ̀yìn agwáàd ẹ̀yìn tẹ́ gbélé ayé dúó mọ́ ń pẹ̀yìn ẹwà bí àbùkátà àkátó kò bí o ẹ̀yin rìjálàlá ẹ̀yin ìbádàlá a ń pè àìnúnà ẹwà rẹ̀ wà lọ́wọ́ gbogbo tàà ń fẹ́ wà mọ́ fún wa bí Allahu akbar fàádà ṣírkùn akbar ìmọ̀ ṣe bá pẹ̀lú ọlọ́bà ilé ọlọ́ni òdòrú ní èmi ọlọ́ni ẹkù iṣẹ́ aláwọ̀tẹ́ ń pè ọlọ́ni wà mọ́n adallu mimman yad'u min dunillahi ma la yastajibu lahu ila yawmil qiyamah wa hum an du'a'ihim ghafilun ọlọ́ni ta ló sọnù ju èyàn tí ń pè ẹlùmí lọ ní dẹ́yìn Allah in tí ò ní dá olóhun di yawmil qiyamah àwọn tó wà nínú sàárè wà lẹ́wọ̀n gbọ́tọ̀ sọ kó kédọ̀lá ẹ̀yìn tẹ́wàá gbọ́ ayúwọ̀n gbọ́sẹ̀ tó bá gbọ́ ni ànábì ò ní máa sọ ọlọ́ ànábì ń sọ yamal kìyàmà pé tó bá ti di ànábì lọ pé tó bá di yamal kìyàmà òun rẹ̀ àwọn ìtànkọ́ àwọn yàmọ̀ ọ̀pá òun wà rí pé wọ́n nínú àwọn tí wọ́n pè wọ́n ní mùsùlùmí wọ́n tó wọ́n kọ́ àwọn kẹsẹ́gbẹ̀ kan báyìí wọ́n tó dá àwọn lọ́nà òun wà mọ́ pẹ́pàá kún mọ́ tí wọ́n mọ́ tí èyàn mi làwọn lẹ́yìn èyàn mi níwọ̀n a mọ̀lẹ́kọ̀ àmọ́ sọ fún ìpé ẹ̀ o mọ́ tán ṣe lẹ́yìn ìgbà tí wọ́n ti kú tán bá dáadùwà nígbàtí wọ́n lọ tán ìwọ mọ́ tó ṣẹlẹ̀ ah, ànẹ́bìnà àmàláìkò mọ̀ sọ fún yamal kìí pé o mọ́ tí ń ṣẹlẹ̀ nígbàtọ́ ti lọ tán àwọn ṣe change ẹ̀sìn tí wọ́n ni ẹ bóyẹ́kẹ́ sí mọ́sílẹ̀ wọ́n ṣe change gbogbo òfin badalu wa ghayyaru ànẹ́bì bá fà sọ́rọ̀ kan sọ́rọ̀ ẹmọ́kọ́ ọlọ́gbà náà ànẹ́bì yóò mẹ́ yamal so ìwọ́n nke ń o ànẹ́bí ní sí ó kàn fi àjẹrẹ lásán ó kàn tó ẹnu rẹ̀ ni tó ti pé o gbèrè nù náà tún kàtà tí sọ abdalakọ́dìrì wà tẹfà aláyíyá ó pọ̀gán a máa ń a e ẹ̀yìn wọ́n rí bitọ́lọ̀ tí ń sọ ní kòránì pé ọgbọ́dọ̀ pẹ̀lú mí lẹ́yìn Allah ni but ìfẹ́ ẹnu nǹkan tó ní agbára ní gbogbo ọlẹ́ àwọn ọmọkùnrin àfi pé kí ni wọ́n wà mọ́kànlá ṣùgbọ́n àtúwà in tó wà mọ́ tọmọkọwa àwọn ìrújú tọmọkọwa náfsù ìrújú táwọn ẹlẹ́bọ̀ ànátíkọwa ni ìwọ tó bá ka Kùránì dáadáa ó mọ̀ wípé ìtàwọn yẹn Nóhù tán sọnù ìtàwọn yẹn Lútù tán sọnù ìtàwọn yẹn Sọ́líhù tán sọnù ìtàwọn yẹn Húdù tán sọnù ìtàwọn yẹn kíná ń pèé muhammadu sallallahu alaihi wasallam in táwọn náà wínà rẹ̀ disinbi kíná mọ́ sọ wọ́n ni da àwùnáhùn wata wàjáhànà iléyìn illa li yuqarribuna ila Allahi zulfa eh lóòtọ́ à ń lọ síbi sàárè à ń pàtó ànú sàárè lóòtọ́ àmọ́dì ta fi ń pè wọn afẹ́jẹ́ kan sun amọ́lọ̀wọ̀ bá ní ẹni ọlọ́run àwọn ilé ẹni ọlọ́run wọ́n ti súnmọ́ lọ́run ẹ̀ eh, sí jẹ́ káwà ọlọ́dún wa ya'buduna min dunillah ọlọ́dún ẹmọ wà wọlé yíò wọ́n jọ́sìn fún nǹkan mí ní dẹ́yìn Allah ma la yadurruhum wa la yanfa'uhum in tí ò lè ṣàkóbá fún wọn tí ò lè faralẹ̀ wọn tí ò lè ṣàǹfàní fún wọn wa yaqulun ó wà máa ní wípé ha'ula'i shufa'a'una ha no àwọn kan bá wá sí pẹ̀lọ́dọ́ ọlọ́run ni ah, la na'buduhum illa yuqarribuna ila Allahi zulfa ha ayin ah in ta fi ń pè wọ́n ní wípé kákàlẹ̀ fún àmọ́lọ́wọ́ ni orígbín tọ́lọ̀ ti ṣe rọ́dù fún ní Kùránì tọ́lọ̀ ti fèsì fún pé ìsọkúsọ̀ lẹ́ sọ the same thing lẹ́yìn náà sọ lẹ́ni ẹlùmí ni pé nóò in sọ pé Abdul Qadir Jilani ló dámi in ló ló dámi in ló ní ọpa àbújáàlì náà gbà pọ́lọ̀ nìkan ní mọ́ ọgọ́jọ́ sánmà àbújáàlì náà gbà pọ́lọ̀ nìkan ní mọ́ jí òkúrù dénú sàárè àbújáàlì gbà pé ọlọ́ nìkan ní mọ́ pààyàn àbújáàlì gbà pọ́lọ̀ nìkan ní jẹ́ kó rùmọ́ dé àtọ̀sán kí alàbújá lè wá ṣètò gbádẹ lẹ́bọ̀ in tó sì ojú wípé ìjọsìn ọlọ́wọ́ bá ká má lọ síbi alat ká má lọ síbi al-uzza ká má lọ síbi al-manat al-hubal bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ nínú àwọn òsà ká lọ síbi àwọn òsà yìí ká wá mọ́ képe wọn pẹ̀lú àkídà wípé bá sí képe àwọn òsà yìí ẹni ọlọ́run àwọn ẹni rí ẹ́ tí ó bá yàbí látàdàrúnà alìhátakùn wà látàdàrúnà waddan wà lásùwá'an wà láyẹ̀rúta wà yàrúkọ wà náà wà kọ̀dà adọ́lù kẹfẹ́rọ àwọn bá wùlẹ̀ tí ọlọ́ndà kọlu sọ́tù náà hùlù kùránì yẹ anẹ́gbàjò yíwa sallallahu alaihi wasallam pé ṣẹ́gá máa wùlẹ̀ ẹni rí generation tó wá generation Ànábì náà generation ẹlẹ́ẹ̀kẹ́ wà nìyẹn Ànábì Adama bímá ẹlẹ́ẹ̀kejì náà ọmọ rẹ̀ àwọn bímọ wọ́n bímọ ìgbà tó wá pé nọmbà 10 àwọn ẹni rẹ̀ kan wá wà àwọn márùn tàbí ẹni rẹ̀ ni wọ́n àwọn èèyàn fẹ́rẹ̀ wọn ní gbogbo olú kí ló wá ṣẹlẹ̀ ní wípé ìgbà tó wá kú ṣètọ́nù wá bá wọn yẹn àwọn kí ló ń pè àwọn ẹni

ṣètọ́nù ti ṣe tí ó dá kí ó kí ṣètọ́nù sọ pé ọlọ́ọ̀bá foríjì mi kó dẹ̀bú yẹ pọ́lọ̀bá ó fìyà jẹ gẹ́gẹ́ bó ìṣẹ̀lẹ̀ sánàbí adam kó dá yí fìyà jẹ ọ bọ́ sí kò ní aljanna mi wà lọ ma gbénu ayé tó bá ni tọ́lọ̀bá ṣe bẹ́ fún náà àwọn ṣètọ́nù tó ti ti bàjẹ́ àbí ó ti dá nẹ́fún mọ́ ní pé èyàn tó bá ní sífà ipé kó mọ́ sẹ́lọ̀n kó mọ́ túbá ó jọ bàbá rẹ̀ ànẹ́bì adama èyàn tó bá ní sífà ipé kó mọ́ sẹ́lọ̀n kó mọ́ takú pé kíni kíni kan kíni kó mọ́ lágídí ẹwọ́ káfẹ́kẹ́dágbó ẹwú ìwà ṣe ìtọ́nì ló ní ọmọ ṣètọ́nù ọlọ́run tó mọ́ sọ fún wa hey alam ahadi ilaykum ya bani adam allah ta'budu shaytan innahu lakum aduwwun mubin wa ni'buduni hadha siratun mustaqim ọlọ́run tí in sọ fún yín kẹ́ má ṣe ṣètọ́nì ọ̀tá yín tó fojú hàn ní ṣètọ́n ọ̀tá yín tó fojú hàn wallahi asòkun ah, ah, olófò ni àá ah, ẹ jẹ́ ká má gbàgbé wọn má gbàgbé àwọn ẹni rere ẹ jẹ́ a wọn káàkiri ká tún wá ya àwòrán wọn ìkàbéjì àwọn tamahil àtàwọn tasọ̀wìr ẹ jẹ́ ká dún àwọn paintings wọn ó ti bẹ̀rẹ̀ tipẹ́ ká wá mọ́ndì ère wọn nítorí ìrántí kíní kan wà láyé agbùdó sọ́ra fún wọ́lá ṣẹ́kítọ́ ọ̀nà bá ti ní kíní kan ọ̀dá mọ́ lò another way láti asọ́lánà mọ́ lò another way láti sọ pé ṣùgbọ́n no kò dá fílẹ̀ náà ọlọ́mà ti ṣe because kíní element ní ìfẹ́ tilé ni yóò pàdé ní ìfẹ́ lọ́jọ́ wájú nítorí ọlọ́ bá mọ́ in tí ṣẹlẹ̀ nísìn ọlọ́ ti mọ́ wájú pé ẹ̀ ìkàbọ̀ yóò padà ṣẹlẹ̀ ní 20 kìíní kan yìí tí ó fà lélẹ̀ ẹ̀yẹ mẹ́sẹ̀ mọ́ ẹ̀yíwá ní kí gbogbo tánwà ṣe kí ní kọ́ sọ burú mẹ́nà abúrú ẹ̀mọ́ wájú wọ́n wá ma àwọn yà àwọn fọ́tò wọn wọ́n fi há àwọn ará lé kàkàkiri wọ́n wá ma àwọn ìrè wọn sí àwọn àyè ọjà àwọn ibi táyẹ̀ sí wọ́n pàdé tẹ́gbà tí wọ́n pàdé pé ah Allahu Akbar ah ah ẹni rí lẹ́ni yíò ìyà kò jù bẹ́ẹ̀ lọ wọ́n kàfẹ́ rẹ́ tí lásẹ̀ ní kò jù bẹ́ẹ̀ lọ rẹ́ kò sí kàkà tó jù bẹ́ẹ̀ lọ tó jù bẹ́ẹ̀ tọ́ generation yẹn ìgbàtán wá mọ̀ tán generation lẹ́kẹ̀ wánu lẹ́yìn ànábì wa adam aleyhisselam bọ́n sí lọ́tán báyìí generation ànábì nóhù sẹ́sẹ̀ wá dé ànábì nóhù na wá dé lẹ́yìn wọn àwọn èèyàn nóhù ní à bí ṣe tán sí wápá ń padà dé èhù generation ti clear on láfẹ́ sọ fáwọn èèyàn pé sọ́lá burú tó bẹ́sẹ̀ lẹ́ni tí mo bá sọ̀rọ̀ tẹ́rù bá ń báyàn àwọn ọmọ yóò sí rí gbúrẹ̀ bẹ́ẹ̀ ni òun fi jádọ̀ lánàá òun tún fi problem ní òun sí kẹ̀kẹ́ fèsì problem ẹni tẹ́ fáwọn tí mọ̀ wáwájú nígbàtán bàbá lọ́tán ìtàfà sọ ni pé àwọn bàbá yìí ò educate àwọn ọmọ wọn lórí pé kí ni reason táwọn pictures yìí fi wà ń bẹ o àtàwọn eré yìí òun educate àwọn ọmọ wọ́n ti tàṣáhálà pẹ̀lú àwọn ọmọ sẹ́wọ̀n anímọ̀ ni àṣàwọn anímọ̀ ni ah ara ah, o èyí mọ́ kọ́ mọ́ gbogbo nǹkan ni ò ìdí táwọn orí fìwábẹ̀ àwọn tán dàgbà jù nínú ìlú táwọn gbọ́ ìtàn wọ́n ti kú ṣètọ́n ti wá bá wọn ni ẹ ẹ̀yẹ̀yẹ̀ wọ́n ni ẹ̀rẹ̀ kí làwọn ilé tẹ̀fẹ́ kọ́lé àtàwọn ilé tẹ́ni ẹ̀mọ̀ tọ́kímọ̀ ti wà ń lẹ̀ ni wọ́n ti fún ṣètọ́n dẹ́sì pé kí ni èèyàn ni wọ́n wọ́n kàn bèèrè wọn ká mẹ́fí rántí wọn ní ṣètọ́n ni pé àwọn ọlọ́run táà bàbá yí jọ́sìn fún lẹ́rí ẹmọ̀ jọ́sìn fún wọn ìjọ tẹ́bọ̀ bẹ̀rẹ̀ lórí ayé ni bọ́n ṣe rọ́ lọ sí ìyàwó sáà ní ẹ́ ha hey o sáà kílíkà kí bọ́sí bẹ̀sí mẹ́pọ̀ ní ẹ̀bọ́ bẹ̀rẹ̀ láti jọ náà lọ́rùn kò tẹ́mẹ́dẹ̀ ní bá ọ̀pọ̀lọpọ̀ nínú ọmọ níbi Ádámù náà kó sí bó ṣe bẹ̀rẹ̀ ní ẹ bọ́lọ̀ sí gbé nóòdì ní ẹgbà ah intolerance mọ̀ sí ní pétọ̀ tẹ́yìnkà bá ti bẹ̀rẹ̀ sí èkó ti máa bàjẹ́ lọ rẹ̀ di bẹ́ẹ̀ ni ọlọ́mọ mọ́mọ́ sí bẹ́ẹ̀ láti fi dán yíwò ọlọ́run ṣẹ̀ṣẹ̀ wá gbé àwọn èèyàn pẹ́ dìde tó wà mọ̀ tó sí bá nẹ́bì ní alìsára ṣe dìde láàrin ọ̀nìyàn ó kéèkéé 950 years anẹ́bì ní padà lọ láàrin ọ̀nìyàn wà máa amana bihi illa qalil ọlọ́run láwọn tán nígbàgbọ́ nínú ànẹ́bì Nuh wallahi kéèkéé níbà ní wọ́n kéèkéé látà nígbàgbà nínú ànẹ́bì náà hadisala 950 years ha Allahu Akbar nígbà tó padà débì kan ọlọ́kàdà sọ bá nàbí ní pé ànẹ́bì náà sórí tó padà gbádé yóò mọ́dàmà rẹ̀ má ẹni kẹ́kọ̀ọ́ ní nígbàgbọ́nù rẹ̀ mẹ́ àwọn díẹ̀ kékeré tó tù wà lọ́dọ̀ rẹ̀ iná nìkan náà àwọn èèyàn tó ṣẹ́rí dáadáa ló mọ́ ilé àti wọ̀ abúrú ló sí àti wọ̀ jù abúrú dà gẹ́gẹ́ bí fún ìníbi tó bá wà snoopy tó ń yọ́ tí ń dán ó ma yọ ó ma dá fílì lọ ní dáadáa ó dà gẹ́gẹ́ bí ah, ó ma pán lọ òkè lọ́lọ ó wà ma pán orígbó oríṣẹ́ àti jábọ́ tó bá lè sọ ọlẹ̀ báyìí in tó wà bí dáadáa ni ẹ jẹ́fẹ́ sọ pé aburú tábúrú bá ti lálẹ̀ láwùjọ gbìyànbá hey àti fún aburú yẹn mọ́mọ́ lé orípa rẹ̀ tán bọ̀rọ̀ láwùjọ ó ma ń túnmọ́ túnmọ́ nídi ọ̀pọ̀lọpọ̀ nínú collective eh, ta'awun cooperation láti fi fàbúrú ẹkùn láwùjọ bẹ́bọ̀ sí bẹ̀rẹ̀ ní bọ́sibẹ̀ sí mẹ́kẹ̀ẹ́ nílẹ̀ ìyàlá àwọn ilé wa ní agídí débi pé òjò yá ṣúgbà ẹ̀ kódà ó padà tó àfẹ́ tọmà nẹ́bì náà alayhi salam àti ìyàwó ànábì náà àmìjì ní òpadà mú bí wọ́n kò bí ẹbọ wọ́n gbógun ti bàbá ọ̀yàwó gbógun ti bàbá rẹ̀ ọmọ gbógun ti bàbá rẹ̀ ilé yóò sọ́pà ànábì náà halí sàdá nígbà tó yá tó di pé omi ọ̀rọ̀ ọlọ́dẹ́ yá sọ́mọ̀ mọ́ ọrọ̀ òjò ìwọ́ ilẹ̀ ọgbọ́dọ̀ fọ́ mímọ́ òjò bẹ́ẹ̀ sí ní mọ́ ọrọ̀ àwọn tí wọ́n wà mẹ́tì wọ́n bẹ̀ ànábì ní wọ́n kí ọmọ rẹ̀ for the last time kí wọ́n hey

wọ́n sọ pé ọlọ́run mọ́ mọ́ wọ́n ní kẹ́ẹ̀ẹ́ kí ní kan kí ẹ̀mọ́ ní àyà gbangba sí ọlọ́run bá ìwọ̀n nìkan lọ́kọ́lọ́ ọkọ́ sí onísálàfún mi orísà everything ní ẹkùn mi yẹn mú tẹ́yẹn anábì ni wà ń sàdúwà lẹ́yìn gbà wọ́n ni inna ibni min ahli wa inna wa'daka al-haqq anábì ní ọlọ́run bá dákùn ọmọ mi wọ́n kọ́ báyìí tó ti wá kú pẹ̀lú àti fèrí ọmọ mi mọ́ ní ọlọ́run ni innahu laysa min ahlik ọlọ́ni ò sínú ọmọ rẹ̀ mọ́ kò sínú fámílì rẹ̀ àṣẹ islam lè rọ́hìm tó mẹ́lá rẹ̀ ló jẹ́ pé kéfèrí ò lè jogún mùsùlùmí kéfèrí ń jogún kíni mùsùlùmí sì ń jogún kéfèrí because kò sí rọ́hìm kò sí family kinship láàrin ọmọ àwọn nǹkan mí tẹbá jọjọ́ bára iṣẹ́ láyé láyé ni tẹbá ti jọ kútẹ̀ ìyẹn sí family mọ́ ó ti di family ọ̀tọ̀ tó bí fámílì méjì ní wáyé mọ́lì kìyàmà àwọn fámílì ọmọ ìjẹ́mìnà fámílì kanu àwọn fámílì ọmọ náà fámílì kanu anábì náà hadith àwọn kò jẹ́ kí fámílì kì ní pressure wá gbégbà sí wá jẹ́ pé yàwó mi náà sọ nílùú ó jẹ́ káyọ̀rọ̀ adọ́gbọ́n sí gíní láà láfílì ẹ̀mọ́ strong gini tó wá fẹ́ sẹ́sẹ̀ náà all strong tó dúó sínsín pé òdodo léyò ó gbọ́dọ̀ kọ́láfà rẹ̀ dápọ̀ bẹ́gbọ́ sí bẹ̀rẹ̀ ní gbogbo ojú pé ká mọ̀ pẹ̀lú mílíọ̀n lọ́ọ̀bàlù so ló jẹ́ pé ẹjọ́ ka mújú tó kí ní láwùjọ wa tàbá ti rá burú ló jẹ́ pé an fàmù sọ kí ní kan idha aqbalat al-fitna ya'rifu al-ulama tí fìtínà bá ti ń bọ̀ ní ọ̀kan àwọn tán ní mú ha fìtínà káwọn ta ìgbà tó lọ́tán ni wọ́n tó ẹwọ̀n agbúrú sẹ́nu lẹ́wù láwùjọ wa ẹwọ̀n agbúrú tó kílẹ̀ jù ẹwọ̀n agbúrú sáré láwọn tó jẹ́bọ̀ nìyẹn ẹwọ̀n wà dáadáa lẹ́nu ẹsẹ̀ ẹbọ́ sí padà wà lálẹ̀ in tí ò sí ní ẹsẹ̀ pé àwọn kan mú àti ò sí ní ẹsẹ̀ ní 50 years ago tó ti wá di norms lẹ́ni nǹkan míwà tí ò sí ní ẹsẹ̀ ní 100 years ago anẹ́bí sì ti kúrò ti 1400 years ago bóòlù sí padà wá rárí olú ẹsẹ̀ wálẹ́ àá mú lásí sùnsùnsùn àwá sùn àwá àwá hàn oko gbogbo kí ní èdè wọlé ẹ̀sìn wa adẹ́dákẹ́ ó dẹ̀ wọlé adẹ́dákẹ́ kéì kò tún wọlé ẹ̀sìn nìkan ó tún wá ń wọnú àwọn ọ̀rọ̀ ayé wa ẹwọ obìnrin tàbí kí lójoojúmọ́ ẹwọ obìnrin ẹwọ obìnrin ṣe dìdàkúlà nígbàtí kí ní ìṣẹ́ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ma bẹ̀rẹ̀ àwọn tán jó lùmọ̀ tán jẹ́ onímọ̀ kódà àwọn tó jáwọn akẹ́kọ̀ọ́ ìmọ̀ tán kọ́ ìmọ̀ wọ́n ti mọ̀ rí mẹ́ pé èyí ìtìnẹ̀kẹ́ ti ń bọ̀ wá wò bí i ti pé àwọn obìnrin fẹ́ mọ́ lọ hijab kọ́lá kọ́mọ̀ tí ma wo pọ̀ wọ́n ò fẹ́ lọ hijab àbí fìsínà ti mọ̀ wà náà ìgbọ́n làwọn àfáà ti ma ń ké ẹ̀yìn èèyàn ẹmọ́tútó léyò àwọn yíò àmọ̀ wọ́n gbà pé kí wá ní kò mínà ó ṣe wọ́n tí a sẹ́wọ́ wọ́n hàn òní àà tí ó rélè tó ti ṣẹlẹ̀ yìí ìtumọ̀ rẹ̀ ní wípé àwọn tí wọ́n ó lẹ́nì kẹta ti jọ sọ̀rọ̀ rí nínú tam ó wá sọ fún pé òun mọ àwọn bàbá òun pé wọ́n ma ń sọ gbà yẹ pé àwọn ò jáde lọ́nà gbogbo kí ni dí wọ́n láwọn obìnrin ti ní òwò kí ni òtán nínú ẹ̀ nọ́mì pé kóbìnrin kan wọ́sọ kó wúwo kó wọ́sọ nọ́mì ẹ̀ mọ́ àwọ̀ ìjà gbóná pé ohun wà tí ó ti 40-50 years nira èyí náà gbọ́njúmọ́ bà tó ṣe pé nínú ọjà ọba nínú ọdún bí tóbìnrin bá jáde tí ò wọ hijab kó tẹ̀ tó jójúmọ́ àwọn èèyàn wà tàmà mú búlálà káàkiri tàmà ń sí àwọn èèyàn búlálà mọ́jọ́ à ń sá pamọ́ sẹ́gbẹ́ mọ́tò káàkiri báyìí àjẹ́bẹ̀ wọ́n lú olùkùn ní ìkẹ́lẹ̀ lọ́wọ́ jẹ́ blood but abúrú yẹn wọlé o ń wọlé nígbà tó yá àyẹ́ padà weak níbi ìmọ̀ gbógun tabúrú yẹn ṣe tó ń sì ní yóò máa pílẹ̀ pẹ̀lú àbúṣà wọn ẹ̀gá yóò dẹ̀ máa pílẹ̀ pẹ̀lú ọkọ̀ tó pọ̀ gan láti jẹ́ kẹsà fàbúrú yẹn lẹ́ fàbúrú yẹn lẹ́ kó láà kò sí abúrú ti ṣẹlẹ̀ o rárá ìsíkọ́ ló ṣẹlẹ̀ ní wípé ọwọ́n rípa obìnrin no so wípé tó ti gbà kọmọ̀ gẹ́gẹ́dẹ̀ owó yẹn ìjọ ilẹ̀ ti rípa ìwọ́n lóòmọ̀ nígbà tí fìtílẹ̀ ti bẹ̀rẹ̀ ìwọ́n lóò fúra ìgbà tó tó wá pẹ́ká ni wọ́n ẹ̀ṣẹ̀ wá rí wallahi bá sí lérí ní ọlọ́run kuntum khayra ummatin ukhrijat lin-nas ta'muruna bil ma'ruf wa tanhauna 'anil munkar ọlọ́run lẹ́yìn ní ìjọ tó dájú tàbí fáwọn yìí kí ni jẹ́fìdá ẹ ma ń ké eléyìí dáadáa ní ẹ ma ṣe o ẹ sì ma ń ké eléyìí ní àdídájọ yẹ̀húdí àtàwọn nàṣọ́rọ̀ wọ́n débì kaba ẹ̀ ẹnìkan lọ ibò lẹ́lá mọ́mí àṣíọ̀ sáájú bó lẹ́lá lọ́bí hey mo ní ṣòro ní ayé ní tí wà fáàkọ́ wọ́n bẹ́ wọ́n ní pé wọ́n mọ́ fáyẹ̀ ní òká kí ní ẹ̀gẹ̀nìkan àà ah, ah, mọ́mí ẹwà ẹwà ẹwà ẹwà ẹwà ẹwà kò ní dìkò bá ah, mọ́mí àà ẹlẹ́kẹfẹ́ rí wà níyọ à kí lè yùn àmọ́mí ẹwà ṣe wá rí ẹ̀ wá gbé fún wọn ilẹ̀ basic ló tó pé yóò yé wọn dáadáa mọ́mí ní ìsinmi àṣìbí ẹ̀ tí lókàn ó kàn inú ọmọ sọ́mi okay mọ́mí

ó wẹ́sì wá mú wágbà ọlọ́ ti wá sọ lókùnrin á ní pé ànábì ti sọ àwọn kí ní ẹ̀bọ̀ ni ẹmọ́ sí mọ́ sórí kódà tó bá yìí plant kì ní wá jẹ́ after two years wọ́n kà ìdíjò kúnnà ní pé kí ní ẹmọ́ ń dàmú ẹ̀nu ọkà bí conscious ẹwà kí ní ò plumb fa kò jọ ránfà ìgbàlùmí ẹ̀sẹ̀ àmọ́ connect ó lé kí bí wọ́n kọ̀dá gbọ́wà sí mi létà bó ṣe mẹ́sẹ̀lẹ̀ ní àmọ́ ìwọ̀n mẹ́kí ní òdá ó sì ń kọjá ó dẹ̀ rí ó sọ̀rọ̀ ibi tó lágbára mi ó ṣe kankan àwọ́ tó lágbàmọ́ ṣe tó wo rárá o nítorí tẹ́ máa ṣe tó ìwò tó kò láyé ó sì fọmọ́lẹ̀ sáyé in tí wọ́n mọ̀ só lọmọ rẹ̀mà ṣe ìwọ̀n nímọ̀ tí ẹ̀lóòtọ́ ọmọ rẹ̀ kì ní yọ̀dá bọ́ sọmọ rẹ̀mà tó bá kúlé ní ọkọ̀ but àwọn tí wọ́n náà bá ti gbé kalẹ̀ àwọn kí ní ọmọ flow òdòdó yóò mọ̀ flow láwùjọ òdòdó gbọ́dọ̀ stop òdòdó mọ̀ flow nígbà tó bá yá yóò kárí ilé yóò kárí oko kò síbi tí ò níwọ̀ oníkálùkù padà wá mọ̀ ní padà appreciate ẹ̀ later pé àà ah, òdodo lélé yìí o so ìmọ́dákẹ́ and then kò dìbà tí yẹn bá tó bẹ̀rẹ̀ sí ní mú wá ah ilé ah, agbára mika ilé náà afáwa ah, ibùdó wá ah no mo ń lọ síbi náírà ah ah wà wà wà kọ́kọ́ mú wá fún pé wá sí kí ní kọ́kọ́ make sense yẹn

yàtọ̀ sí ẹ̀kọ́ haramu ni haramu haram ẹnikẹ́lẹ́ lọ gbówó lápò ẹ̀ mọ́mí ẹ̀wà igbólẹ̀ lọ owó lápò ọlọ́run ẹ̀ṣẹ̀ tó lágbára tọ́lọ́run sọ ní Kùránì pé òun gẹ́gẹ́ fún àwọn ó bẹ nìyẹn jàbá ẹ̀ wà láìrí bá ní gbogbo lápò sípù bank loan bank draft kìníkan tán fún yíò sọ́gúdógójì ìgbàwó àwọn kí ní èdè mọ́ èyí àwọn ilé tó sì pé ó lè tó bá àwọn èèyàn nínú family nínú ilé owó yóò lálùbáríkà owó yóò dáa owó yóò sí kíní tí yíò sálàí fáwọn èèyàn tí ó yàwó yẹn tí ó jẹ́ jẹ́ jàgídíjàgí náà ilé yẹn kìí ṣe jàgídíjàgí nǹkan tí ò bá dáa kò ló kọmítì tán pé kò dáa náà ni díẹ̀díẹ̀ èyàn tó jẹ́ kírísítẹ̀nì náà ni à ẹwà tó ẹka máa jọ́sìfẹ́ yẹn ní dẹ́yìn ọ̀rọ̀ àwọn kí ní ẹ bí yóò ṣe mọ́ sí wá sí ní ẹ díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ orí àwọn oníbẹ̀rẹ̀ sí ní wọ́n pé kódà yẹ́ tẹ̀mọ́ rí pé níbi àwọn yẹ́ fẹ́ àkàtí rẹ́ni tí ó àwòsọ́lá ìsìn sọ́dọ̀